الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقفوا الله سبحانه وتعالى أترى عليكم كياتي قفوا نبوى محمد صلى الله عليه وآله وسلم إليت أن شاء الله يلونين ومتتمم بإسلام يجي tó mọ́ jẹ́ kí èyàn kú lórí ẹ̀sìn Ọlọ́run bá subhanahu wa ta'ala lẹ́yìn gbà tí yẹn ti kọ́kọ́ jẹ́ mùsùlùmí o náà ni ìgúrí kò níbi ẹ̀sìn Ọlọ́run bá subhanahu wa ta'ala kí yẹn mọ́ nípa àwọn nǹkan tó yẹ kí yẹn mọ́ tó jẹ́ àwọn ìpìlẹ̀ ẹ̀sìn èyàn فمن أعرض عن دين الله لا يتعلمه ولا يعمل به فإنه يكون مرتدا عن دين الإسلام والله جل وعلا يقول ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا أجيك وطول سنين آية ينين القرآن الله ومن أعرض عن ذكري أن كان يتبقرك نبيرتي ميولان وبا فإن له معيشة ضنكا onítọ̀ ń gbé ilé ayé ìnira ilé ayé tó fún pínpín àìdọ́jì ẹkọ́nù kí lẹ́ni ẹ́ ènìyàn ó sẹ́ríkò níbi ìrántí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bó ní ilé ayé yóò sì wá fún pẹpẹ oní pé inú yóò ní dùn <clears throat> kódà èyàn bá lówó èyàn bá ní dúkìá kíyàn ní ọrọ̀ kíyàn kún nǹkan tó pọ̀jọ ipé o ti gúríkò níbi ẹ̀sìn ọlọ́ọ̀bá wallahi ma'ishatan dunkan ìgbésí ayé tó fún pínpín òun yíò mọ̀ gbé

وهناك إنسان لا يتعلم من باب كسل àmìlẹ́yìí agbùdọ̀wáyọ̀ ilé jáde o ẹlòmíì wà tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ẹm min bábil kásàlì látara ìkọ́lẹ̀ ní tí ẹwú àhádà láàyù káfàr wàlákínnahu yùlámù ala kásàlìhì eléyìí jáde kò nínú ẹ̀sìn islamu àmì yóò máa bu ẹnu àtẹ́lù èyàn ní filẹ̀ lórí pé ìwó lódé tẹ́yìn mójútó mọ̀ tí yìí èwo ló dé tẹ́yìn ò mójútó alìkìyàmọ̀ ti yìn kìí ṣe pé òun gúrí kò níbi ìmọ̀ ẹ̀ntẹ̀ ẹlùmíwà àní gẹ́bà iṣọ́ lánàá òun ò tí ẹ̀fẹ́ gbọ́kẹtẹ̀ tán bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn báyìí yóò kọ̀rọ̀ ayọ́ àìsẹ́gbẹ̀ kan ti ẹni òun wo gbogbo tẹ́ ń sọ òun ò tí ẹ̀ká tẹ bá dọ́rọ̀ ma yú tẹ́sílẹ̀ bá yóò bẹ́ sínú ẹni ẹ̀hẹ́ ọ̀rọ̀ gidi tó bá lọ kú lórí ẹnkọ́ kọlọkùsànú wa ni o amma عدم رغبة في العلم هذا هو الإعراض والإعياذ بالله àmìnì tó fi ẹ̀mẹ̀ ìsìnlẹ̀ kò ìdí tó pé kò ní interest inú ẹ̀ náà ní sẹ́ kò tí ẹ̀ ní interest inú ẹ̀ ilé ìlà ń sọ pé ó ti jáde kò nínú ẹ̀sìn Islam hadha huwa alladhi yukaffar ilé ìhun ni ó padà á pé yóò padà á jáde nínú ẹ̀sìn Islam ولكن إن كان المرء يرغب, يرغب العلم ويحب العلم ولكنه عنده كسل لأن طلب العلم صعب يتطلب صبرا àmẹ́ni tó أنت pé òun tí ẹ̀yìn kan kọ́ lẹ́ tí ẹni ìdídẹ̀ ni wípé ìmọ̀ wáìmọ̀ ó ní bùkátà sí sùúrù tó lè wọ́láì ó ní bùkátà sí sùúrù tó bá rẹni tó bá ní ìmọ̀ mọ́kàrùbíà kí ni ìrọ̀ ìrùmọ̀ ó náà lọ́wọ́ ní ara ó <laughs> ní bùkátà sí sùúrù tó ní agbára ní o sọ́bùrún ka sọ́bùrún jamaade sọ́bùrún ka sọ́bùrún jamaade sùúrù tó dàbí sùúrù àpáta bí sùúrù ti ọmọ tó bá ń fọ́ àpáta nǹkan kò ní kòkú ní sọ̀rọ̀ irú sùúrù tẹ́yìn òní tán mọ́ fọ́yàn ní sílẹ̀ jama tí yóò sì ní dùn irú sùúrù tó máa kẹ́kọ̀ọ́ máa nínú ṣe báyìí àbí because èyàn pàdé orísìírísìí nǹkan níbi ma wáìmà èyàn pàdé mashakọ̀ èyàn pàdé ìlàlà sí nígbà míì wọ́n lè sọ̀rọ̀ sí yàn ló fi jẹ́ pé ẹni tí ò bá ní sùúrù kò lè nímọ̀ jẹ́ kò lè nímọ̀ kò sí wẹ́fẹ́ nímọ̀ kí ni dí ohun àtọ̀gá ọmọ ẹjà lójoojúmọ́ ni ó ma takú pé ah, ẹ́sẹ̀ máa bá mi sọ̀rọ̀ báhùn ìmọ́sì bá bẹ́ẹ̀ wọ́n lálà sí orí rẹ̀ ìmọ́ gbá pé ó ma dájí a ah, kagorobi kabukuri albukuru kabukuri a algorob èyí o ma dájí gẹ́gẹ́ bí algorob ṣe ma dájí o ma tètè onímọ̀ kọ́kọ́ jíntí ẹ̀ wà sẹ́yìrù filibi láàdẹ̀ ìmọ̀ rẹ̀ káàkiri inú ìlú ìmọ̀ lọ ìmọ̀ bọ̀ bí ẹ ṣe ma ń wá ìmọ̀ nìyẹn ma fi ẹnájì tó ní agbára èyí ma fi wá ìmọ̀ ní kò ní dìkàtì ẹ̀sọ́lẹ̀ fún ọ̀sẹ̀ ó márùrù wàhálà tó ṣe ni ó márùrù kòbókò gan tó jẹ lọ́dọ̀ ọ̀gá lórí gbó fẹ́ mọ́ṣẹ́ ní ìṣòtú wa mọ́ṣẹ́ bá alhamdulillah ó wá fi mékè ó ó wá fẹ́ ní ìmọ̀ pẹ̀lú ìsinmi irọ́ o al-ilmu la yu'ta bi rahati al-jasadi kọ́ ìdánù èyàn kí ní ìsìn èyàn kí ní ìmọ̀ nínú ìgbádùn èyàn mọ́ ń ṣe wàhálà ní yóò fún yàn lọ́rùn báyìí ni àmọ́ ṣẹ́gbóṣùwárí ẹ̀kọ́ wo tíyàn bá wá sí wàhálà tọ́lọ̀ bá wá rí sídkọ́n wa ikhlason fi qalbi al-mar'i yu'tihi ilman jamman tọ́lọ̀ bá wá rí ìjódòdó àti pẹ́ ní ní ikhlas ó ní sincerity ọlọ́wọ́ a máa bú ní màtó pọ̀ gbogbo wàhálà tó wá ti ṣe sẹ́yìn kò wá ní rántí má ọlọ́wọ́ a máa bú ní

àsìkò yìí tí wọ́n ti kú ní bí ọdún kan sí méjì sẹ́yìn wọ́n láwọn bẹ̀rẹ̀ sí ní máa kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn nígbà táwọn ti lé ní 25 years ìgbà ìlàwọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé ẹgbẹ́ kìtẹ̀ náà ń pè ń kéwú gan ẹba gbé kéwà ìkẹ́ nínú àwọn àfáyẹ̀kọ́ kìrẹ́tì náà Sheikh eh, eh, eh, Ismail so nínú wọn náà Sheikh kìrẹ́gbẹ̀ Sheikh Mokbil Al-Wadi'i rahimahullah wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kéwú Sheikh Falah bin Ismail bukari ti lẹ́kàn so Sheikh mọ́ bẹ̀rẹ̀ sí ní máa kéwú wọ́n láwọn ti súnmọ́ bí 40 years wọ́n ti súnmọ́ bí 40 wàlá àwọn ni mujaddidu dáwà dáwà ti súnnà fi Yemen wọ́n gbọ́ ní Yemen o ta ló rí ta ló padà revive rẹ̀ sí níbi táwọn ṣí àpọ̀ thousands of people ló padà wọ́n kí lọ́dọ̀ thousands ìgbà wọn bẹ̀rẹ̀ wọ́n ti wọ́n kọ́ ṣiṣẹ́ Saudi ni láwọn ṣiṣẹ́ bí gate man ṣe ń bẹ̀bẹ̀ àbí security men àwọn kàmọ́ ń gbọ́ tí àkẹ́kùnà ń ké yìí díẹ̀ díẹ̀ díẹ̀ tó jí bí wọ́n ti kọ́kọ́ kéwú díẹ̀ ní ọlúwọ́ but kò dúó ó mọ́ ṣẹlẹ̀ bẹ́ ok jésù lé àwọn sàábí ànẹ́bì sí ọ ó wà náà sàábí ànẹ́bì tó ṣe pé àwọn mí bẹ̀rẹ̀ kékeré lóòtọ́ ìwọ́n àbí Abdullahi bin Abbas kódà ànẹ́bì kú 15 years Abdullahi bin Abbas wà 15 years àwọn àtàwọn bí Anas bin Malik àwọn àtàwọn bí Abdullah bin Umar àwọn sàwáwùn ó tún ọmọ ráwọn àgbàlagbà náà ìmí tó jẹ́ bí annabi ní sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Abubakar Siddiq tánàbí kàbí abẹ́rún méjì lọ́wọ́rì ló yẹ kí ọdún méjì náà lọ́lùbẹ̀ khilafa ìgbàtà náà kú dédé ọdún ẹ̀kẹ́ náà kú pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ẹwà wọn bí Umar tẹ́kẹ́ bí ọdún díẹ̀ lọ́wọ́ aláàrin àwọn àtàlẹ́bì sallallahu alaihi wasallam ẹwà wọn bí Al-Abbas sájọ́ ń kú annabi al-abbas bí i ọdún méjì nípa lọ́wọ́ ọkù ọdẹ ni nínú àwọn tó ṣe pé tọba ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọdákẹni ẹwà wọn bí Abu Hurairah radiyallahu anhu Abu Hurairah jòkó tí Ànábì fójú ọdún márùn àwọn yóò kùmọ̀ lọ́bíṣẹ́ wà láàbù ẹ̀rọ ó sì lóò ní lọ́bíṣẹ́ tó ànímọ̀ yìí sẹ́ ibi pa ló fi jẹ́ pé ẹ̀rọmọ tó wá fọ́ nígbà tó bá ń ka àwọn alùdùkú kọmọ̀ owó pọ̀ wíṣìí owó ọlọ́mbọ́ àsìríwá owó gidi ipò owó gidi pé owó pé àfẹ́ ah, ná awáríná ọ̀tọ̀ tó lè yàn owó pé ẹlọ búṣẹ̀ ẹlọ bú bẹ́ẹ̀ ni wọ́n kọ́kọ́ sacrifice rẹ̀ níbi ọ̀rọ̀ ìmà nígbà tẹ́lẹ̀ gba Islam yíkọ́ àgbàlagbà ní wọ́n kó lẹ́gbà ìyá wọn a máa lálà sí wọn pé ojú ti lọ́ọ̀dọ̀ Muhammadu àbí wọ́n sọ fún ànẹ́bí jọ́kà jọ́kùbá sàdúwà fún yàmẹ́ká gba islam ànẹ́bí jẹ́ sàdúwà fún wọn mọ́ wọlé jọ́kà báyìí ìyá wọn ní pé ashhadu an la mú lọ sọ́dọ̀ ànẹ́bí ẹ̀nà mú lọ sọ́dọ̀ wọn báyìí wọ́n pù náà sí shahada àwọn lè dedicate life wọn ẹwà àwọn Abdullah bin Mas'ud radiyallahu anhu ìmọ̀ lọ́lọ́ wọn fi gbé wọn ga kẹtún sọwọ́ gan ìmọ̀ lọ́lọ́ fi gbé wọn ga ẹwà Mu'adh bin Jabal ẹwọ́ sí pọ̀tọ́ báyìí nínú àwọn sàhábí annabi ridwanullahi alaihim àwọn nakọlatu dín àwọn tí wọ́n nakọlá ẹ̀sìn wà fún wa abdullahi bin umar bin al-khattab radiyallahu anhu bàbá rẹ̀ umar wọ́n mọ́ mú wọn wá sí jòkó ma wọ́n mọ́ mú wọn wá sí jòkó ma bẹ́ sí kéré tó yẹn ọya jòkó jòkó kí gbogbo tó àlára gẹ̀ẹ́ khairu ní náfún igi wọ́n ni Abdullah bin Umar wọ́n kiri mẹ́ wọ́n ni mú mọ́gí wọn a mẹ́rin ilé sọ́ bíkọ́ sí jókó àwọn àgbàlagbà ní ẹwẹ̀ kọ́ wọ́n ti kẹ́kọ̀ọ́ pé ókè tí ẹ bá wà ní jókó àwọn àgbàlagbà ọmọdé ń bẹ kó na máa ń sọ̀rọ̀ kó ma gbáwájú bẹ́ yà á ah, jókó sẹ́yìn ọmọdé ni wọ́n àfi sí mo ní sọ́kọ̀sà ní ìsọ̀rọ̀ tẹ̀kọ́ gbàtán wá délé wọ́n sọ fún bàbá wọn pé musulmi gítà náà bí sọ igi bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni bàbá ń ta kí ló tó wá fi sọ̀rọ̀ o bá ti wá gbáyàn lákó sọ̀rọ̀ ẹwẹ̀ kọ báyìí so ó pọ̀ gama ẹwà nọ́bà Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ tó ṣe pé kìí sọ̀rọ̀ nọba fẹ́ nọba túláàsì lọ́rọ̀ ma Muhammad sallallahu alaihi wasallam mélòó mélòó ìgbà ni wọ́n mọ̀ sọ أتدري حق آه، حق الله ما حق الله على العباد وحق العباد على الله ثم طلب لوري ثم طلب لوري لوري تصفون معاذ بن جبل رضي الله عنه باتوك بسني عن ابن صفون عمرو بن ابي سلمة آه، قل مما يليك سم الله يا غلام سم الله وقل بيمينك وقل مما يليك wọ́n láwọn jẹun wàkánà ti yẹ́dí tẹ̀tí ìṣù fi sọ́fà mo ń jẹun wájú ànábì mo ń jẹun káàkiri kiri káàkiri ànábì ní ara ya gulam wọmọdé sàmìlá kọ́kọ́ sọ bísmìláhì náà ọmọdé ni wà kúl bí yaminik wá jẹun pẹ̀lú so tẹ́rìbíà táwọn èèyàn gbà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tẹ́rìbíà mà ló jẹ́ pé àwọn sàábì ànábì kò sẹ́yọ̀ ẹyọ kábà inú ọba ìwòsí kò sí ìkẹkànnà tó kó sí gbígbà ọgbàdà adó ní bídíà láyé ọwàkàdà kò lórí ojú ọ̀nà nẹ́bà Muhammad sallallahu because tẹ́rìbíà tánàbí dìrìl wọlé lórí tẹ́rìbíà tó lè ní tó lè láti achieve àmọ́ tẹ́rìbíà tó tó bá ti wá ara rẹ̀ tán tẹ́rìbíà tí ó mentality wa nípa ìmọ̀ wàlá èyí ó lè dàgbà kó jùmọ̀ lọ́wọ́ wàlá àfi kíyàn ṣe sùúrù kíyàn jókòó ti ìmọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bàbá fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa tẹ̀fsí òkè wọ́n ti sọ ọ̀rọ̀ nípa ayà yẹn náà èyí tàà ti gbẹ́ ilé ní inshallah tí ò ní pẹ̀ ní pé wala farqa fi jami'i hadhihi an-nawaqid àwọn tí ma ń ba ẹ̀sìn jẹ́ yìí ẹ̀ẹ́ wọ́n wá fẹ́ sọ ọ̀rọ̀ kan tó wà muhim tó wúwo tó pàtàkì tagudọ́mà nípa àwọn kíni ní wípé ṣe rí kò sí àkọ́kọ́ bainal hazili èyàn tó wá kó sáwọn kìnàwà kìdùlù islamu yìí látara pé in ṣe yẹ̀yẹ́ ní ikẹ̀ sẹ́fẹ̀ in sáwàdà ní o ń sáwàdà ó wá kó sáwọn kìní he lọ́wọ́ kìní yóò bẹ́yìn alhazili wàlìjáde abẹni tó máa máa sọ kò ọlọ́wọ̀ fún ẹni excuse gé mú ń sáwàdà níbi ṣe

haddul ikrayi ó wà ó gẹ́gẹ́ ẹni ó yá sẹ́bọ́ àwọn ah, ti jẹmí ń pa wọn jọ ń pa wọn jọ ń pa wọn sẹ́gbùgbà ó ni ó yá forí kẹlẹ̀ fún Ṣàngó ha wọ́n ah, sì wọ́n jẹmí Ah, pa ìsìnbẹ́sẹ̀ ara kó bá sí wà láìlẹ́bọ̀ ni ó sí wọ́n jẹ́ yẹn pálẹ̀ yìí ni sẹ́bá dárùbà ó ni kí ló tọ̀ fi gbẹ̀rọ ọlọ́bàjú ọlọ́fà ó tún ti bèèrè olùmí ìdẹ́yìn ọlọ́ọ̀bá ju ọlọ́ọ̀bá lọ ní bá ṣe ní pé lọ fórí kẹlẹ̀ fúnsàn gbọ́bá yìí àyẹ̀rọ àríyìnzí ó yẹ kọkànlẹ̀ balẹ̀ ní ọkànlẹ̀ mọ́ bá ẹwà wọn ashabul kahf wọ́lá fítíà ní ọfà oún fítíà tún amanu billah amanu billah fítíà ní ọfà ọ̀dọ́ ní ọfà wọ́n sì àwọn èèyàn kí wọ́n wọ́n dúkùkù lájà mọ́ wọ́n pé kí ní ọkìníká à ìta ara bí iṣẹ́ bóòlẹ̀ síwájú iṣẹ́ àwọn láwọn oníṣẹ́ iṣẹ́ wọ́n padà kó nínú ìlú ni wọ́fà ẹwà Ànábì Ibrahim alayhi salam tó ti jọ́jọ wọ́n gbà yẹn ẹwù bọ́ sí rí bàbá wọn ní pé la'in lam tantahi la'arjumannak tó bá stop ilẹ̀kùnmọ́wọ̀ ilẹ̀ òkùnmọ̀ kan pàá kọ̀kọ́ mú lẹ́kùn mọ́ mi ó jẹ́ bẹ́ndì kì ní ìdí ẹ̀ wọ́n ń bẹ́ndì òdodo ìyẹn mọ́ ń dú lórí òdodo ní pẹ̀lú wisdom àmúwẹ́ ń bẹ́ndì òdodo ah, so sọ Ammar bin Yasir nínú àwọn tí wọ́n kọ́kọ́ gba Islam ní ìgbà tí ìkan tó ní gbà tó wọ́n délé àwọn àṣíwá ọmọ báyà wọ́n sọ̀rọ̀ àti bàbá wọn pa ah, ẹ̀sìn olódó ní o bàbá àti ìyá náà bá gba ẹ̀sìn àmọ́ halifu ni wọ́n wọ́n yí ṣe asili ní maka wọ́n kàn wọ́n mọ́ ń pè ẹ̀kẹ́ ní fòlàfà family tí wọ́n strong wọ́n wà fíra wọn tìsí family mi tó strong wọ́n wà mọ́ gbaná fún látara àwọn yíò àmọ́ respect wọn látara pé wọ́n ti fẹ́ra wọn ti sí family kan àwọn Banu Makhzum àwọn ará Abu Jahl àwọn náà fẹ́ra wọn ti sí mẹ́rin ìtú ẹni pé àwọn Abu Jahl lágbára léwọ lórí tọ́ <clears throat> wọ́n mú bàbá Ammar bin Yasir àti ìyá rẹ̀ wọ́n kọ́kọ́ sọ ọmọ lẹ́nà wọ́n wallahi mú compromise ní ẹ̀sìn wọn wọ́n sọ ọmọ lẹ́bàá nínú oòrùn àtọmọ nígbà tó yá inú bí Abu Jahali tán pè ní Hisham Amru bin Hisham ni àmúkàdà gbájúmọ̀ Ànábì ló fún lákọ̀bọ̀ Abu Jahali Abu na mọ́ pé bàbá ọ̀jọ̀gbọ́n Ànábì bàbá ìmọ̀kaniwọ̀ yìí bẹ́ẹ̀ni èyàn tó bá lẹ́tọ̀ sí bẹ́ẹ̀ni Abu Jahali ni wọ́n bàbá ìmọ̀kaniwọ̀ òyìn sí bàbá Islam bí ó ṣe mú ọkọ̀ wallahi lọ́sẹ̀ gangan ó pánkó blood obìnrin èyàn tán kọ́kọ́ pa sójú ọ̀nà ọlọ́ọ̀bá Sumayya ìyá Ammar bin Yasir ẹwọ́n àwọn ilé ẹ̀sẹ̀ sùúrù lójú ikú ẹwọ́n gbogbo gbáyẹ ẹwọ́n tàfà mọ́ sọ because state yẹn kọ́ steeti dọ́ọ̀fù ni steeti weakness náà mùsùlùmí wà ń gbáyẹ àá ọlọ́bàá ma ti ń ṣe gbogbo nǹkan pẹ̀lú stage ni ọlọ́mọ jẹ́ kí yẹ go through àwọn stages gan tẹ bá ṣe sùúrù ẹ̀yin lẹ́ padà wà lágbára àmọ́ o fẹ́ gbé nǹkan tí ò tí tọ́síkò rẹ̀ wá mọ̀ájì lónìí mahadúrí kọbílà ánìyí kọdùbá àbílòkòsọ̀rọ̀ ni máa hẹ̀rùn náà kọ́ ìdàfikíyà èyàn tó bá fẹ́ fagídí mú tásìkò tí tó fẹ́ fagídí wọ́ wá ó padà sókókẹ́ náà nígbà yẹn kọ́ kọ́nà fẹ́ mọ́ sọ pé àsìkò yẹn kọ́ àsìkò táwọn mùsùlùmí wà ní stéètì ìkọlẹ̀ ni kò ságbára anábi kọjá lẹ́gbẹ̀ àwọn fámílì Ammar anábi ní pé ya ahla Ammar ẹ̀yí fámílì Ammar isbiru ẹ ṣe sùúrù kí ni ẹ ṣe sùúrù wọ́n sì sùúrù tí wọ́n padà tọ́ sáwọ́ ṣe sùúrù ni èyẹ mọ́ ṣe sùúrù dọjọ́ kú gbàmí sùúrù ní orísìí ó pọ̀ orísìí ẹ ṣe sùúrù tẹ́ fi pàdé mi yọmọ̀lì kìyàmà láwọn sùúrù mi tálébílé yóò ṣe sallallahu alaihi wasallam sùúrù ẹ̀ ṣe pé ẹ̀ tí a ṣe sùúrù oṣù mẹ́fà kí ló kù mọ́ káà mùsùlùmí wì ní ló ìgbà míì wà tó pé àwọn generations wà tó pé sùúrù tẹ́yìn sí wà láì tẹ́yìn kún tẹ́yìn ni àwọn generations ti ń bọ̀ lẹ́yìn ni ó padà gúrí àwọn kìfèrí kí lẹ́rẹ́fà yóò bí ní pé àmọ́gbìn yá sí wọ́n kàrà ápà yá rẹ̀ gẹ́gẹ́ bẹ̀ náà bàbá wọn náà ìmọ̀kọ́ kí wọ́n pa bá wọn àbíkà padà sí bàbá but ó kílẹ̀ kí wọ́n pa yá àmọ́gbìn yá sí wallahi kò sí tánàbí sí sallallahu alaihi wasallam anábì kan bí tó ẹ̀ṣẹ̀ súnmù náà because tánàbí bá rí àti ìgbà yẹn because ẹmọ̀ òun tó tọ́lọ̀ táwọn fàmọ́ ṣe ìtẹ̀bá tó ní pé ọlọ́ọ̀bá wọn sẹ́lóòtọ́ àmọ́ èyí rò mí pé kó tó mọ́ bí i ẹni tí ò ní láàkáì ó tún mọ́ fọ́lù àwọn directive ọlọ́ọ̀bá because ó láwọn kẹtọ́ wípé asbábù kàuníyà ní wọn àwọn asbábù yẹn ọlọ́ọ̀bá líǹkì ẹ̀mọ́ bí nǹkan ṣe ń wọ́kì láyé ní àwọn asbábù ṣẹ̀ríyà ń bẹ àwọn asbábù kàuníyà ń bẹ nínú àwọn asbábù kàuníyà ní wípé ọlọ́ọ̀bá ṣe rọ́pùtù in most cases nípa ìdẹ́gọ́lábà lórí àwọn nǹkan mi tó pọ̀ lóòtọ́ wà lórí òdodo tó ń ti bẹ́ nǹkan ó gbọ́dọ̀ wà ìwọ̀n nìkan ní pé tọ́ ogun olú yíò gbàtún ti dáwà fún yíò tẹ́ẹ̀tì gbáwó in sì bẹ̀rẹ̀ jihadi àgbésí èmi nìkan náà ní èmi nìkan ní òkàmí wọ́lá ìyẹ́ síra rẹ̀ tó bá ń gbọ́ ó síra rẹ̀ tán yẹnyẹ wọ́lá ìwọ̀n

àwọn tó yẹ kẹ́ mọ́ ní ẹmọ́ni kalẹ̀ ọlọ́run tó sọ́nà sọ́tọ̀ àǹfààlù wà ìdù láhùn lọ́wọ́ tẹ̀sílẹ̀ tó bá délé wà ìdù láhùn mọ́ pèsè rẹ̀ kalẹ̀ fún wọn mọ́sítà kọ́ tún gbogbo tó bá ti lágbára ní ń kó wàtín bàtánì gbádìí màjíríà kí ni wọ́n àwọn olórí ìlú ni wọ́n m'a ṣe tó rẹ̀ ẹmọ ara pẹ́pọ̀ sílé ẹmọ ara gbogbo ẹ̀ àwọn amótàn tẹbánì àwọn rocket àwọn missiles àwọn nuclear weapons everything sí ti tẹ́ inú fòwàlágbà because ìrìnmú ìnìyàn lásán ọlọ́run connect ẹ̀mọ́ àwọn asbábù shar'iyya wa kauniyya ni méjèèjì lójọ́ lọ ẹ ní àkídà asbábù shar'iyya ni tẹ́fì win ẹwà tún ní àwọn nǹkan mí tó ẹkẹ nínú ayé asbábù kauniyya ni àwọn olùmí àti asbábù kauniyya àti ṣẹ̀ríyà méjèèjì kòkó wàláì ẹ̀sùn àgbákò ẹ̀kọ́ ní ìsìn báyìí kọ́ ẹwà àwọn olùtẹ́ tí pàwọn mùsùlùmí kí lẹ padà tó bá mọ́lì ìsìnbáyìí wọ́n ti pàwọn ti pàwọn gbé jùmọ́nù wọ́n pàwọn àpagbébì kọsí tẹ́sìsì hátà tẹ́jì ila dinikum kí la fẹ́ lónìí kí sọ ní pé Ammar wọ́n wá gbà tó yá ẹ̀mí ti padà fẹ́ pín nínú Islam dẹ̀ ní ìgbàláyé wà sórí méjì ni tó máa fẹ́ pa ọdún ẹ̀sìn nǹkan mẹ́ ọ̀dọ̀ méjì ló wà ó lè submit pẹ̀tọ̀ ẹpa mi àmọ́ nínú ẹ̀sìn náà níbi pọ́ìntì kú o ti láǹfààní àti ódá intelligence wà ní yíso òyìn ti láǹfààní àti sọ̀kalẹ̀ báhùn kí nìdí o tó bá jẹ́ tó bá masla àmúlù wọ́n gbébẹ̀ sí ẹ̀lú ìgbà ó yá sọ pé Jésù Kristi Olúwa wa tó dẹ̀ mọ̀ pé kí ní ìwọ̀n ṣe rí ohun ẹ́ ọta ń bẹ̀ẹ́nù rẹ̀ ó kọ́kọ́ kọ́kẹ̀ báyìí pa ǹhún ó wá ah ó dá Kristi Olúwa wa ó lè sọ ó lè sọ bẹ̀yẹ ok

nǹkan ti ṣe mí o alẹ́bìnrin kí ló ṣe ọ́ wọ́n padà fọ́ọ̀sì ìmú débìdé mú padà gbọ́ àníbìnrin tán bá mú tó bá wà ní ìrùkú sí ọ̀rẹ́gẹ́ in tó ṣe tuntun ṣe kí ni dí o ti so Islam fa in tan pe ni almukoro hudu ìwọ tó kó sebo wọ́n di on pa ni bí e tan mo ba yi wọ́n wá force ko ya forí kanlẹ̀ wọ́n wá ti o padà forí kanlẹ̀ fo Ṣàngó wọ́n force rẹ̀ nu

àwọn tó ti pé àwọn màláíkà pa wọn nígbàtí wọ́n sàbò sí ẹ̀mí ara wọn wọ́n mọ̀ bẹ̀bẹ̀ kí ló tẹ́ fi wà ń bí ìdí ni pé àwọn mùsùlùmí kan bẹ Mẹ́kà gbà nígbàtí ẹkẹ́ ṣe ìjíra àwọn ò ìjíra ti wọn ó gbé stage ní Islam ìgbà kan tó pé wọn kankan ànábì kèkè fún jihad jihad jihad maka láyà tó sọ̀kalẹ̀ kò dẹ̀ sí jihadu bil kitali maka ai jihadu pẹ̀lú kùránì pẹ̀lú wà sí gangana níwà àwọn àsìkò táwọn mùsùlùmí wà ní táwọn ọ̀lẹ́ jihadu gangana pẹ̀lú orí wa ma tọ́jà àwọn kèfèrí ìmọ̀ fàbàrá kékeré bá ńlá àmọ́ kò yà jẹyàn wò tọ́ kí stage ni àwọn mùsùlùmí wá ń pọ̀ stage wo lókùnbà stage pé ìjírá lókùnbà ọ̀nà ẹ̀ ó yá ẹ̀ṣẹ́ jíra kò nù anẹ́bìgẹ́sàn lásán wọ́n ó ti rí báyìí bí èyí pé èmi là náà bí ó yá ẹmọ bọ́ kódà èyí tẹ́sọ nípa Umar ike mọ́gbà ní ẹ̀yin ará Mẹ́kà ìmí ti fẹ́ ṣe ìjírá o èyí tó bá fẹ́ kú ní kọ́ bá mi o kí sọ̀yìn orílẹ̀ Umar gan yọ́kò na papa bóra ní kàríkẹ́ níwà nígbà nígbà ẹkù dánù nígbà na pápá bóra kó nù lè kí ló padà sí wọ́n padà wá kọ́nkọ́ àmọ́ kàníyẹ ẹgbọ́n ọba ní kan kí ní ẹmọ àwọn asbábún ṣẹ̀rìyàtún ìpẹ́kẹ́dó tí ẹ̀ṣẹ̀ ọlọ́ọba àti àwọn asbábún kauniyatun kódà ọjọ́ mẹ́ta nà nẹ́bì ṣe jẹ́ra ànẹ́bì ó tún ṣe jẹ́ wọ́n tún sapamọ́ sí díẹ̀ wọ́n tún rí lóòrùn wọ́n tún sapamọ́ lọ́sàn bọ́ sí sí díẹ̀ díẹ̀ Muhammad sallallahu alaihi لقد كان لكم في رسول الله أسوة حسنة awarawa muslimin in tẹ́lẹ̀ ń pè ní mọ̀tẹ̀lójú ọ̀nà nẹ́bì ní pé ká compare situation tó bá ti wà mọ́ compare mọ́ situation nabi lóyẹ́ tí wọ́n bá ń fi àwọn kẹfẹ̀ẹ́rí sẹ̀sáàbù fáwà ànẹ́bì láwọn mọ̀ fi sẹ̀sáàbù fún ọ wà nílé o wa because ìmí ọ̀sọ̀ àódá bá nẹ́bì sẹ̀sẹ̀ tẹ̀lé lé àgídí ló kàn mọ́ lò àníbà nẹ́bì okay lẹ́nìyàn tó wá láwọn mùsùlùmí state wà láwọn stéètì ọ̀lẹ́láwà anẹ́bì tí ẹmọ tó wá fọ́nì ní hadithi tó ti wá wà anẹ́bì sọ Muslimi, e pé ẹ̀yin mùsùlùmí ẹ padà pe e e da pé ẹ dà gẹ́gẹ́ bí fóòmù tí ba. tó bá wú omi ọsẹ báyìí àwọn fóòmù bí ṣe mọ́ ń pọ̀ ẹ́ anẹ́bì ní bẹ́sẹ̀ padà yí tó wáyá ní ẹ kàn pọ̀ ọmọ gbọ́ kìní kan 99% musulmi níbẹ̀ Sókótó 99% níbẹ̀ Kaduna 99% níbẹ̀ Lọrin 99% níbẹ̀ lukan àwọn olùkẹta àti pé 100% musulmi ni wọ́n ẹwà ṣe pọ̀ tó láyé àmọ́ ànílágbára kí nìdí Ànábì pé sallallahu alaihi wasallam ẹ̀yìn náà mọ̀ ẹ̀yìn ojú ọ̀nà àwọn tẹ́ anábíwá ní pé sallallahu Ikole wasallam ìkọlẹ̀ yẹn ọlọ́wọ̀ ní gbé kú fún yín hatta tarji'u ila dinikum àfi tẹ́bá tó padà sí bí ẹ̀sìn ẹgbẹ̀yàbí ọlọ́n ti wá líǹkì agbára victory ìlágbára lórílẹ̀ ọlọ́n wá líǹkì ẹ̀mọ́ pé ìpadà sí bí ẹ̀sìn awari pa muslimi eti padà sí bí ẹ̀sìn leni asipa le lágbára le ọ̀rọ̀ nabi sallallahu alaihi wasallam ṣe àwọn ṣe wa ta pa nabi ṣe kin ta pa nabi in le ta pa nabi wa muhammad sallallahu alaihi wasallam ẹjí kájọ ojú ọ̀nà nẹ́bí yìí ẹjí kájọ ojú ọ̀nà nẹ́bí yìí kí là nẹ́bí sọ láwọn àsìkò kọ̀kan àwọn àsìkò kan tánàbí wà ní ogun báyìí kí là nẹ́bí padà sí màtánàbí wábẹ̀ kí ló ṣe ẹjí ká lo methodology ànẹ́bí yẹn that ojú ọ̀nà tánàbí rìn yẹn ẹjí ká náà wá follow rẹ̀ ẹ̀tẹ̀ ibi tàti lè láyé léyò àmọ́ ká mọ́ wá wọn aka kàn pọ̀ bí omi irọ́ lásán kò ní wúlò ambi Allah subhanahu wa ta'ala kó ṣe mọ́ ìfẹ́ nìkan kan tó tó bá dọ̀la inṣáàlá a finalize inṣáàlá a dẹ̀ mú nǹkan mi hada wa sallallahu wa sallam ala muhammadi wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka wa bihamdik wa ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh